ihsanin ila yawmiddin amma ba'd adúgbà fọ́lúwọ́ bá wá alékún òkè ọlọ́run àti àánú rẹ̀ kọ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà annabi àtògbọ́n tí máa tẹ̀lé súnà annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjọ́ alkiyama ọlọ́mọ́sá kàwánà kúnnú wa باب من حقق التوحيد دخل الجنة بغير حساب inú ohun tí orinlẹ̀ bí adillatin min al-Qur'ani wa sunna pẹ̀lú ẹ̀rí nínú tírà Ọlọ́run àti sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam òun ni kí man haqqaqa tawhid gbogbo ẹni ó bá mú tawhidi wá ní pàápàá ìyẹn ni pé tọmọ Ọlọ́run lọ́kan tó sì sin Ọlọ́run ọba lọ́kan dakhala al-jannata bighayri hisab irú ẹni báyìí tí tàwíìdù rẹ̀ jẹ́ hakíkọ̀ man hakọ̀kọ̀ ẹni o mú tàwíìdì wá ní pàápàá dákàlà aljannata bi ghairi hisab kọ́dà nù tọ́lọ́wọ́ ṣe fúnrú àwọn ẹni bẹ́ẹ̀ òun ni pé o lè mú ìyàwó alìjanna láì sí pé ah, ni báàbù tí a kà lónìí nínú kìtàbù tawhid kọlọ́nkọ́ mọ́sá sí alékún ìkẹ́ rẹ̀ fún àwọn alfáà tí wọ́n kó tíra náà jọ gbogbo àwọn tá ń gbọ́ náà ọlọ́nkójú ó wúlò fún wa láyé àti lálìkìyàmà àkọ́kọ́ ẹ̀rí lórí ń hanifa walam yakun minal mushrikin ọlọ́run ọba ròyìn ọ̀gá wa bàbá ńlá wa annabi ibrahim alayhi salatu wassalam kí lolúwọ bá wí inna ibrahim kana ummatan annabi ibrahim ohun nìkan al'ummani inna ibrahim kana ummatan ìtumọ̀ ummatan nínú ayayi ìtumọ̀ méjì ni inna ibrahima kana ummatan larubawa ma pe alkudiwa al'imam wa ma pe ni umma ai inna ibrahima kana ummatan ai kana imama pe annabi ibrahim alaihi salatu wasalam asáájú dáadáa ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì inna ibrahima kana ummatan òun làlì ummata àti mọ̀únà yẹni pọ́pọ́ èèyàn èèyàn kan nínú ọ̀pọ̀ èèyàn ní annabi ibrahim kí ni tún ma méjèèjì yìí inna ibrahim kana ummatan ẹ̀rínú al-Qur'an al-Karim fi yé wa pé olúwọba sa annabi ibrahim lásáájú nínú suratul Baqara ngbàtọ́lọ́wọ́ bá sọ pé ní wa idhibtala ibrahim rabbuhu bi kalimatin fa قال إني جاعلك للناس إماما قال إني جاعلك للناس إماما ajẹ́ pẹ́ rínú báwọn alfáà bá túnmà ummata ń bó ṣe bá múnú èdè lárúbáwá àṣẹ́rin bẹ̀rún al-Qur'an al-Karimu pé inna Ibrahim kana imama olúwa ní ìwà nẹ́bí Ibrahim àṣẹ̀dánwò fún ọ lẹ́yìn ìgbà tí Ibrahim pàṣì gbogbo ìdánwò yìí ja'alnaka lin-nasi imama olùwà ni àṣì ọ ní àṣáájú ànábì ibrahim wá bẹ ọlọ́run pé wà mín zòríyàtì bẹ́mi ti já sáájú ìjẹ́ kí gbogbo àwọn àrọmọdọ́mọ mi náà ma já sáájú olúwa wá fún lésì pé bẹ́ẹ̀ ni kò sì fún lésì pé bẹ́ẹ̀ kọ́ olúwa nẹni tí ó já o lè ga o lè lówó àmọ́ kò ní ní quality ẹni tá ń pè ní àsáájú ìmáàmù kú díwà torí pé tí ń já sáájú nù àwàlàwà lè máa gbọ́ yí ń bò mí inna ibrahim kana ummatan àìkáná kú díwà àìkáná ìmáàmà ẹni táàwò kọ́ sí là ń pè lásáájú òun náà ló fi jẹ́ pé ní annabi sallallahu alaihi wasallam ní imamu innama li yu'tamma bihi

asáájú tó ṣe wò kọ́sẹ̀ òun lànàbí ibrahim torí náà dákùn gbogbo bí táwà náà tí wọ́n bá ti tì wá síwájú ìtumà asáájú nínú islamu ohun ni pé gbogbo bí n se yìí ẹ̀yìn náà máa ṣe bẹ́ nkankan fún yàtọ̀ sí tẹ́ bá lọ́wọ́ níṣẹ́ ẹmọ́ tẹ̀lé ìwàfá èyí wọn ò sí nú ìròyìn àwọn ànábí ọlọ́run ìròyìn àwọn ànábí ọlọ́run ni ìmáàmán kòdìwà asáájú tó ṣe wò kọ́sí aléyìímọ̀ sọ́látù wọ̀sálàm tọ́yì inna ibrahim kana ummata èyàn kan ni ibrahim àmọ́hun fúnra rẹ̀ alùmọ̀ ni kọ́lá ibn

ibrahim èyàn kan ni àmúlùwà describe rẹ̀ pé ẹkàn rí lóhun nìkan ni òun gan pọ̀ ó tó alì ọmọ kan torí náà ni alimam ibn al-qayyim ṣe sàlàyé rẹ̀ pé àyà yìí ní ọmọ jẹ́ ìsẹnilákin ìgbaniníyànjú fún gbogbo ẹni tí ó bá rí pé à ń tọ́lọ ń fẹ́ dépò tẹ́rù ọmọ bọ̀ dépò tọ́ ọmọ òkà

muti'ina lillah kana ibrahim muti'an kana ibrahim muti'an lillah wọ́n tẹ̀lé tọ́lọ́un gbogbo àṣẹ tó lọ ọba bá pa wọ́n hum fi ta'ati llahi da'ima wọ́n pàṣẹ sọ́lọ́wọ́ ọba lẹ́nu gbogbo tọ́lọ̀ bá ní wọ́n ṣe ní nǹkan ẹ̀sìn wọn a máa ṣe falkunutu ay dawamu ta'a kẹ́yàn ọmọ tẹ̀láṣẹ tọ́lọ́un continuously ẹni ọba rí bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní kíni kọ́ níta olúwa níbà nábi ibrahim ti rí wọn ìròyìn ẹlẹ́ẹ̀kẹta hanifa anábi ibrahim ó gún rí kò bí gbogbo ọ̀nà tí wọ́n ń yà fún pé o lè rìn báyìí àbíyàn lè rìn báyìí gbogbo ẹ̀lá anábi ibrahim náà rí kèsí pé anábi ibrahim ò rí àmọ́ hanifa mala an jami ó gún kò nù gbogbo ọ̀nà ọwọ́ ajẹ́pọ̀ náà tawhid òun lànàbí ibrahim gbajúmọ́ ẹ̀rí lórí eléyìí náà rínú al ibrahim ó wòye pé n táwọn òbí mi ń ṣe yìí n tí mo bá táwọn aráàlú mi ń ṣe yìí kò lè jóun lọ̀nà alọ́nú gbó awá fún agbẹ́ fún agbẹ́nu fún ó sì tún yá sí tó ń kúnlẹ̀ wájú rẹ̀ pé náà ni ó wa òun là nábi ibrahim aléhì sọ́látù wọ́sẹ̀lá mi bẹ̀rún alkùnrin alkẹrìmù bẹ́ anábi ibrahim ní èmi ọ wá ọlọ́run sọ́nà bòmí kọgbọ́dọ̀ jẹ́ pé ìtẹ́ lọ gé fúnra yínú gbóyìí ni ọmọ wá jọ́lọ́run tẹ́tù máa tọrọ tẹ́tù máa bẹ̀rù anábi ibrahim wá bọ́ta orírawọ̀ káàna hanifa ìtumọ̀ rẹ̀ ní gbogbo tó wá sẹ́sà pé á ọlọ́run ọba ni òun lọ́ba ọ̀kan ṣoṣo tó tó sìn ànábì Ibrahim orí ìràwọ̀ bóyá ni ọlọ́run dájú igi igi táwọn bàbá kan gbẹ́ tí wọ́n gbẹ́ mú tí wọ́n gbẹ́ àmọ́ dalẹ́ kọ̀bá tó rí ìràwọ̀ yìí mọ́ à ọlọ́run yọ ngbakọ ma wọ yọ nígbà kan Ibrahim ànábí ibrahim rórùn kọ́dà ìbẹ̀lú alkùránì pé ńgbàtí ànábí ibrahim rórùn kọ́lá hádá akìbàrá eléyìí lọ́gbọ̀dọ̀ jẹ́ ọlọ́run ó tóbi ju gbogbo àwọn eléyìí tí ti afàlà yọ ma wọ ni yọ kó pe ọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sin nǹkan lẹ́yìn ọlọ́run wà àwọn mí ń bẹ nísìn odò tí wọ́n fọ ìgbẹ́ sí tí wọ́n fọ ìtọ̀ sí tí wọ́n da ìdọ̀tí sí òun náà ni ó tún bùn wọn lọ́mọ nù làákà òun náà ni ò ní jẹ́lù ọ́dàrú nínú èrò wọn sẹ́rí pé kọ́dọ̀ tako ntọ́lọ̀ fi kẹ́ ọmọ ànábì adama tá ń pè ní fi yàtọ̀ sí ẹranko lọ sí kọ̀yẹ kọ́ rí àwọn àbí àhà gbogbo eléyìí òun là nábí ibrahim ń pa kí èsì wá o gbogbo tí è bá ti sọ ọlọ́run kò tó ọlọ́run ọlọ́run ọba nìkan òun lọba téèyàn sin ní kúkúrú hanifa gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ànábí ibrahim náà rí kó tó wá gún rí kò ń àjẹ́ pé bọ́lọ̀ bá sánú wọ náà ò ti lọ bí ò ti lọ tọ̀hún ò ti wáyà yín wọ́n ti pè ọ́ lọ tọ̀hún ọlọ́run wá sí ọ ní hànífà gbẹ́ẹ̀gbọ́ kọ̀sọ́nà mi gbogbo ránranrun yìí ọ̀nà tọ́lọ́n nìkan lọ́nà inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa ara àwọn tí àwọn náà rí ọ̀nà kan rí tí wọ́n padà wá rí pé kọ̀sọ́nà ń bẹ́ òun nìtan gáwí nínú táwọn alfáà ma sọ bóhùn bá sì ti kó mẹ́ tán kọ̀lọ̀kọ̀lọ̀ kan ní wọ́n ń jẹ oúnjẹ yóò sì tún dé yóò ní ah, ó ti tán ọlọ́run tún fẹ́ jẹun mínú sẹ́mi kíkọ̀yẹ́wọ́ kọ́wọ́nú lákẹ́ àìpé èèyàn ni ọmọ ọgbùn ọlọ́run ní oúnjẹ jẹ àmọ́ bẹ́yàn bá ti gbé rẹ̀ léṣe tọ́ ní lọ́wọ́ yọ sọ láká ìyẹnu gbogbo ẹni tí ọba mú kalẹ̀ iná bẹ́yàn bá rò èèyàn náà rò pé kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni tí ó rẹ̀ táwọn náà ó ṣe gíní táwọn náà yóò ṣe tún á di pé ní bí n kankan bá ṣe wọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa rù ọ́ lọ ọlọ́run ajẹ́pọ́lọ́run kan bẹ tó ju èmi lọ tó ju òun náà lọ àbí ọlọ́run kan tí ń yọ ńgbà kan tí ń wọ́ ni gáwírí jẹ wa láǹfà ní bàbá tí ìgbọ́ gáwí ọba bá bí omi lórí òsà rẹ̀ tí ń tí ma gbé nǹkan fún tí ń bọ̀ tí ń sìn ńgbọ̀ wá súnmọ́ orí pé kèé so mi nìkan ńgbàtí ó rí orí pé tọ̀ ẹranko ìtọ̀ kọlọ̀kọlọ̀ lọ́wọ́ àtọ̀ sórí ìjọ òun jẹgá wí fórin bọnu pé àrọ́bùn yàbó lò sán olùbẹ́ẹ̀nú bẹ̀rà síhì lọ́kọ̀dálàmà wa amantu billahi alladhi huwa wajibu àá ọlọ́run ni ó gbèrí kalẹ̀ ní kọlọkọlọ tọ̀ sí walau kana rabban kana yamnahu nafsa bí ọ̀tí ẹ̀ lágbára kankan kò lè tẹ́rí ilẹ̀ kí kọlọkọlọ ma tọ̀ sí wọ́n bá jọlọ́n ẹ̀rí huwa wajibu lónìí yẹn nìkan nídà àti ṣe wà sí fún mi mọ́ ọlọ́run ọba tó jẹ́ dandan kí èyàn gbàgbọ́ nú rẹ̀ ní náà mọ́ gbàgbọ́ báyìí gbogbo àwọn experiences báyìí láwọn èèyàn ti ní kọlọ́n kọmọ́sà àjẹ́káwà náà mọ́nà kọmọ́jàárí torí bíyàn bá ti ń pẹ́ nínú okùn sí wọ́n ma tan tọ́sì sí ó sì ma ní àbẹ́là wọn tán bíyàn bá ti ń gbarẹ̀ láyé ti ń kó sínú òkun síríkù òkun bídíà kọ́dà yọ́ kó bá làkáyìyàn kọ́nà kọ́ mọ́sá sànú gbogbo wa o torí náà nabi ibrahim alayhi salatu wa salam hanifa ó gún rí ní kẹsí pé òun náà rí àmọ́ gún rí ọsẹ́ rí kò ń bí gbogbo ọ̀nà yókù ọwọ́ agbájúmọ́ ọ̀nà tọ́lọ́wọ̀n ọbọ̀ kan soso kọ́nà kọ́ mọ́sá sẹ̀mí pẹ̀lú rẹ̀ náà ibrahim pé annabi ibrahim ò sínú ẹlẹ́bọ̀ wàlàm yẹ́kùmínà ọlọ́nkọmọ́sá àjẹ́káwà náà wà náà tí ó gba sàtífíkéètì bẹ́ẹ̀ ipé wà lámúyẹ́kú mìnàlì òṣèké torí pé inú tí kínú yóò dùn bí yàn bá gba sàtífíkéètì rẹ̀ ni pé kọ́lọ̀wọ̀n ọfọ́ yàn mọ́ pé a ah, ṣíríkùkù lọ́rọ̀ rẹ̀ nǹkan míì lè wà àmọ́ ṣíríkùkù ní ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́nkọmọ́sá síbẹ̀ fún gbogbo wa wọ̀kọ́ọ̀lẹ̀ tààlà olúwàbọ̀ tọ́lá rẹ̀ ga tún sọ pé wàlẹ́dínà hùn bẹ̀rọ̀bìhìm láàyù ṣìrìkù olúwaróyìn àwọn mùmí ní òdòdó kí ló fi ròyìn wọn bí rọ́bìhìm láàáṣù wọ́n è mú nǹkan mí pẹ̀lú ọlọ́run wọ́n è pè nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n è sí nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n è níran kankan tó yẹ wọ́n níran kan pọ́dọ̀ ọlọ́run ló ti wá wọ́n ní ní sọ́dọ̀ èèyàn ni a ń pè ní tàwíìdù ìdàkejì rẹ̀ ní sọ èmì àtẹ̀yìn bẹ̀rù tọ́ okù hadith annabi rí pé bá ti ń kanú tíra inú ayatun wa hadith kí lọ́lọ́n wí kí lànàbì wí ibi tí sàlámà wà ibi tọ́lá wánu ibi tẹ́sìn wánu ẹ̀rí ńgbà tí alìmọ́ muhammad ibn abdulwahab tí wọ́n dákọ̀ ayà kùránì tán kí ló kù an ibn abdulrahman ní àwọn tó kíw lọ́dọ̀ àwọn tábìrì sa'id ibn jubair ọ̀kan náà àwọn tábìyìn ni àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà nabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀ wà lọ́dọ̀ sa'id ibn jubair fakọ́ọ̀lá sa'id wá dájú kọ gba àwọn táwọn wà wájú rẹ̀ jọ náà pé ayyukum ra'al kawkaba alladhi qabba al ni wọ́n ń bí wọ́n pé lálẹ́ àná albariha àná ni lárúbáwá ń pè ní albariha alkaukabu ìràwọ̀ ní jẹ́bẹ́ ma ayyukum rọ alkaukaba lẹ́dìn kọ́dà albariha ìràwọ̀ kan tó jádò lálẹ́ àná ta lórí inú yí sàídì bin jùbẹ́rù ń bí àwọn ọmọ kíwà àwọn tí ń bẹ wájú rẹ̀ bẹ́ hussein ibn abdurrahman ni fakultu ana na eme eme rí nígbàtí ìràwọ̀ níjá ẹwà wọn tí hussein fi kún ẹ̀kọ́ tí wọ́n fi akọ́ mbẹ̀nu ثم قلت أما إني لم أكن في صلاة أما إني لم أكن في صلاة báwọn sálàfù ti rí nù ẹjáwà náà rí bẹ́ẹ̀ ọ sáré wá sí ìròrí hussein ibn abdulrahman pé ah, ládúrú gbogbo àwọn èèyàn yìí èmi nìkan mo lè dáhùn pé ìràwọ̀ tó já lóru mo rí o sojú mi kí wọ́n mọ́ wà rú ìrò sí mi pé eh, àwọn hussein kí aláyà náfílà kódà ó tún ìyẹn náfílà lọ́wọ́ fi mọ́ sọ́hùn gẹ́ tí wọ́n fẹ́ káwọn èèyàn mọ́ wínú ọlá amma inú ilam akùnfì sọ́lá ẹgbọ́ bọ́yá mọ̀kàn lọ́ọ̀tọ́ àbí mọ̀ jáde ọlọ́nkàn ní rí lám àkún fi kẹsẹ pé ìyànà fílà lọ́wọ́ o ẹ̀kọ́ tí wọ́n fi akọ́m̀bẹ̀ gan ká mọ̀ mọ̀ pèrà wa bá ti jẹ́ òun àdàpé rẹ̀ náà ní 419 mẹ́rin bá tún bá 419 dé bí ọ̀rọ̀ ẹ̀sìn in tí ọ̀ jẹ́ tí ń pèrè bẹ́ẹ̀ mùsùlùmí gidi kọ́ ẹwọ́n tí hussein wí nísìnyí òun náà fún rẹ̀ nìkan òbí òun náà lóró pé ah ńgbà ah, wọn bí gbogbo àwọn tó jòkó pé ìràwọ̀ kan já lóru lánàá o ta lórí inú yín òun nìkan lòun ní kó tú ànà ó tún wá sáré wá sí làákà rẹ̀ pé ah kọ́mọ́dà bí ìgbà tí ń pọ́nra mi pé ah àwọn eléyìí sùn gbogbo gbaná ah, lam akún sí sọ̀nà kẹsẹ̀ pé ń ìmánì ní ma jẹ́ kéyìn ó lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báhùn jáde ẹlòmí ò ní sọ àmọ́ wọ́n máa sọ létí rẹ̀ òun ó sì máa rẹ́rìn ó sì máa dákẹ́ èyíun náà dá yá àwọn bàbá wa wọn ìsùn lóru gbogbo ọjọ́ ayé tìláwà àà bẹ́yàn bá mọ̀ pé ò rí bẹ́ẹ̀ kó pé mọ́kò bá mi lọ́dọ̀ ọlọ́run àwọn sálàfà máa ṣe annabi sallallahu ni kọ dákẹ́ ni o ilé ìlàkọlọ́dọ̀ àwọn sálàfún sọ́lẹ̀ rahimahumullahu ta'ala walakinni ludigtu walakinni ẹgbọ́n gaba yìí hussein ibn abdurrahman ni gẹ́gẹ́ pé ìyẹn náà fílà lọ́wọ́ in tó jẹ́ oṣojú mi ni pé àkẹ́kẹ́ kan lọ ta mi walakinni ludigtu ń bí mo sùn tó ní sùn lóru in to je hin màgbà lọ lọ ń tán lè tán lọ́hun bí táwọn gbájú ẹ̀dẹ́ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn yọ́ mọ̀ wá yán hò bọ́bá jáde láàárọ̀ kí wọ́n fi rò pé àbí bí bá ń jáde kó ń lé ń gbọ́ ti mọ̀ páwọn èèyàn wá ń wálé yọ́ wá sí pé bí wọ́n ká bí wọ́n ṣe tánkàrà kùránì ni wọ́n dáhùn tàlọ ń kàn gbogbo ilé yóò sí nú wà àwọn sálàfò ara ẹ̀kọ́ ta kọ́nu o kọ́dà tí wọ́n bá rò sí wọn tí ò sí lára wọn wọ́n tètè sọ pé a lámù àkún fi sọ̀látín wàlákin ní lùdẹ́gùtù akékèé kan lọ tàmí sàídùbùn jùbẹ́rù tọ́jà fáwọn wá bí hussein lẹ́ẹ̀kan sí pé fàmá sọ̀nà àtà ẹ̀rí níbi ọ̀tọ̀ ní hussein ọ̀tọ̀ ní hussein méjèèjì náà ní ń bẹ ọ lè sọmọ rẹ ní hussein ó sì lè sọmọ rẹ ní hussein bí sọ́ọ́dí wà bí sin bí sọ́ọ́dí wà bí sin eléyìí sọ hábítà ń wé ìkèéṣẹ́ ìtọ́ pọ́púlà òsèní òsèní tẹ́yìn máa wí sin nínú àmọ́ bẹnu àwọn sọ̀hábà nábì náà ìmọ̀rọ̀nù ibnu al òun lọ gba hadithi wá lọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam pé sọ́lè kọ́ iman ẹ̀nẹ́sítàtọ́ta fa ilẹ̀m tàstẹ́tẹ́ fa kọ́ ìdá fa ilẹ̀m tàstẹ́tẹ́ fa alá jẹ́m bá nẹ́bí ní bọ́ bá lágbára àádú ókèrún ni bọ́ bá rí ọtọ́ lágbára kì ní jòkó kọ́dà bọ́ bá wá lé débi ipò lé jòkó ibi lèyàn tí sàrùn ọ̀sẹ̀ kan ẹ̀dàkùnbò lè yẹn ti sànrún oṣù kan ẹ̀dàkùnbò là á ti sànrún oṣù mẹ́fà èése wọ́n ẹsẹ̀ discharge wọn lọ́sùbítù ni wọ́n discharge wọn lọ́sùbítù ni mùsùlùmí tó bá gbẹ́sìn rẹ̀ yé kò ní béèrè rú béèrè yìí fatakulọ́ha mastatọ́d bọ́ọ̀bá lè dúó ma kírùn bọ́ọ̀bá lágbára àti dúó la yukallifu Allahu nafsan illa wusa'a ma kì ní jòkó bọ́bá lè pé ò lè jókòó mọ́gan níbi ọfẹ̀yìnlé àbọ́fẹ̀gbẹ́léhun náà ànábì ní máa kí bẹ́ẹ̀ èyí tí ọ bá mú ní kí mùsùlùmí ọmọ sẹ̀sẹ̀ wá máa bèèrè lẹ́yìn oṣù kan lẹ́yìn oṣù méjì ẹlòmí ò sì kí tó fi lọ bọ́lọ̀ ah, discharge wọn ni kọ́dà bẹ́yìn bọ́bá lè débi tẹ́yìn ò lè lọ sálù àlámọ́ ọlọ́run ọgbà ìran ọgbọ́dọ̀ kú mùsùlùmí níbi tó wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ ń náà ẹ̀bá mún tí ó fi ṣe tàyà mọ́mù tó gbé ẹlọ́lọ́n se ní rọrùn ẹbùn tí è ṣe tàyà mọ́mù ní yẹ́pẹ̀ fún ọfọwọ́ kan ó sì sàrí kó se ọwá lè débi pé ọlọ́mọjà ara rẹ̀ tí ó lè jù wá lọ kò lè gbé ọwọ́ gbèlé yóò fi rabì kan gbèlé kọmọ fi àníyàn rẹ̀ fún sálù àlánà kọmọ fi kìbẹ̀ pàtàkùn lọ́ha mọ́sítàtù àti ẹ̀dàkùn ẹja kọ́kọ̀ ilé yìí

ọmọ aliyu bin abi talib ọmọ fatimatu bintu rasuli sallallahu alaihi wasallam ohun làwọn méjèèjì torí náà bó ti jẹnu bí yẹn bá fẹ́ kọsọ ọmọ rẹ̀ ní hassanu ẹ̀kejì kọsọ ní abdullahi kọtí tó sírẹ́njì mẹ́gáá ilé ah, yọ dákan mẹ́fà hassanu ó sì tún aṣọ kejì ní abdullahi bọ́bá sì fẹ́ ọsọ kan ní husseinu ọsọ kejì lábdulmomini kò sí nkankan alhassanu wal husseinu tàkọ́kọ́ ní èsì wọ́n yí sẹ́ bèjì o tẹ̀gbẹ́tàbúrò ní wọ́n o radiyallahu ta'ala anhum wa arda torí náà fama sọ̀nàta sa'idu bin jubairi wa bi husainu pé lodigta akeke tọ́ fama sọ̀nàta kí ló se ibita ń lọ ganu fama sọ̀nàta ńgbà akeke tọ́ kí ló se kultur takaitu kultur er takaitu ah mo ní wọ́n bá ń se rúkíyà sí ni mo ní wọ́n bá ń ṣe rúkíyà in ti ń jẹ́ rúkíyà ní ń wí lẹ́nu jẹ́ẹ́jẹ́ ìwí ń tàwà ń wí lẹ́nu jẹ́ẹ́jẹ́ yìí ó lè jẹ́ dáadáa ó sì lè jẹ́ ń tí kọ̀dá òun lẹ́fì rí pọ̀lọpọ̀ tíra àwọn ó wọn ní ọ̀fọ̀ ńgbà ka fi ń bì kan níbi ọ̀sẹ̀ méjì sísìn ní mọ́sídù mọ̀háwíyá ẹnìkan dìde ó ní òun ọ̀gbádìí fi yíye bẹ́ẹ̀ ti wì í rí torí pé tí wọ́n tú pé ń jẹ́ tàmáìmù fáwọn nìkíní òǹdè pàró ọwá jẹ́ pé ní èyí tó ń so mẹ́lé ń nde irú ẹ̀ àtàsomẹ́dì àtàsomẹ́rùn àmóhun ló wọn gbọ́ yé bẹ́ẹ̀ wọn ò tú fáwọn bẹ́ẹ̀ ní tí wọ́n tú fáwọn nípa nẹ́bí ní gbogbo ẹni tí bá ń de pàró bẹ́ẹ̀ ni pàró náà ń bẹ̀ ń bẹ̀ ni àmọ́ pàró nìkan kọ́ irú eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá tó rúkíyà pé rúkíyà tí ọ̀dá wọn ní ànẹ́bí ní ẹmọ́ pọ̀fọ̀ ọ̀fọ̀ ń bẹ́nu rúkíyà torí pé nù téèyàn ń wí jẹ́jẹ́ lẹ́nu lòun náà béèyàn bá sì ké sóràtùl fatiha náà ó lè fi ṣe kíni o lè fi ṣe rúkíyà èyí wọn lànẹ́bì fi wí fún sọ̀hábẹ́ tó bí ànẹ́bì sallallahu alaihi wasallam pé à èmi ní nkankan tí ma wí o ànẹ́bì ní àrídú alayya rukọ́kù la ba'sa bir ruqa ma lam takun shirka jẹ́ ń gbọ́n tó ń wí gbogbo téèyàn ń wí jẹ́ẹ́jẹ́ tí ó bá ti ní ṣírkù tí ó láàmú nǹkan pé nǹkan míì mọ́lọ́run la ba'sa kò burú torí náà irtaqaitu hussein ní tí mo se ni pé mọ̀ wẹ́ ni tí ó bá ń ké rukuya inú rukuya tó gbajúmọ̀ tẹ́ ti máa gbọ́ àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọn a máa fi suratul fatiha sí rukuya fún yàn igbá tọ́ àbí nkankan pẹ̀lú imani pẹ̀lú gbàgbọ́ wọn wọn ní kéjú fatiha lọ òrónà ó sì lọ ìbẹ̀nú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ báwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam a máa se bẹ́ẹ̀ torí náà òsèlú ní er takọ̀ ìtù kọ́lá fama hamalaka ala dhalik àfáàsá ìdìbùn jùbẹ́rù bá tó ń bẹ̀ hussein pé kí ló sún ọdé bí rúkíyà kọ́lá fama hamalaka ala dhalik kí ló sún ọdé bí ìtumọ̀ hamalaka nù kí ló sún ọdé bẹ́ kultu hadithun haddathanahu sha'bi kultu hadithun haddathanahu ash ah hadithi kan ni tí ẹmọ gbọ́ látọ̀dọ̀ àfá àṣáàbí àṣáàbí ń bẹ̀rún ọ̀kan náà àwọn àfá tàbí gẹ́gẹ́ bí sàáyídú ibn jùbẹ̀rù ti rí kọ́ọ̀láwà máa haddásakùn sàáyídú ibn jùbẹ̀rù ní gẹ́ ah, ń gbọ́ حدثنا عن بريدة بن الحصيب أنه قال لا رقية إلا من عين أو حمى, أو حمى ọni àṣábí ọlọ́run gba hadithi náà wá látọ̀dọ̀ buraida ibn al-hasib nínú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlá annabi ni láàrùkíyà kò sí rúkíyà láàrùkíyà ń bí yìí láàáì linafil kamal ìyẹn ni pé kò sí rúkíyà tó tó kìí ṣe pé ẹmẹ́sì rúkíyà ń bò mí lànàbì ń wí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi ní ìdí àlàyé mẹ́yàn bá kan ka tíra tí ó gbọ́ lọ́dọ̀ àwọn alfáà tí wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn tó gbọ́njọ́ tá nẹ́bí wípé tá nẹ́bí wí ní sallallahu alaihi wasallam irú eléyìí kọ́dẹ̀ lómí òní bí a bá ṣe rúkíyà bídíà ló ṣe kí lè rí rẹ yọ́la nẹ́bí ni la rúkíyà illa min aynin aw huma anẹ́bí ni ò sí rúkíyà àfi rúkíyà bí àjẹ́ àwọn àínú àwọn olójúkójú ní a bá fojúkójú wẹ nìkan ẹ̀sẹ̀ rúkíyà fún ẹgbìgbà alẹ̀ lọ́wọ́ wọn anẹ́bí gbà yùn aw huma kí ní jẹ́ huma kí nǹkan táyàn bí àkèké bí ejò wọ́n á ní ẹni yìí nǹkan ń wí kankan lórí láṣe rókè àgbà bídí alẹ́ǹsì kí ló dé ànẹ́bì nílá rọ̀kùyà ànẹ́bì òwí bẹ̀rù sọ̀lọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ ìtumọ̀ láníbì yìí in tó fi wúlò kéèyàn gbọ́ wá láti ọ̀dọ̀ àwọn tó àwọn náà wí fáwọn tó bá wọn náà láyé àwọn tó bá wọn náà láyé náà wí tó fi wá di tíra nírò àkọọ́lẹ̀ rú ìtawà ń kàyí tó mẹ́ ní pé àà kò sí rókíyà tó tó báwa náà ti máa wí léde wa kò sí rókíyà tó tó ọmọ ní kò sí rókíyà tó tó kí èyàn orí ẹni tí wọ́n fojú kójú wò káṣe rókíyà ká ìgbàálẹ̀ lọ́wọ́ àwọn olójú ubú àwòhìmà àbí nǹkan mí o kò túnmà rẹ̀ kọ́ọ̀lá sa'id bin jubairi ni qad ahsana man intaha ila ma sami'a ẹwà àwọn sọ̀háwà àwọn tábìí àwọn sálàfù sa'id bin jubairi ọgbọ́ hadithi yìí rí bó ti jẹ́ pùn náà làáfáà fún hussein kọ̀wá wí fún pé mo lójú lọ kílé ìdáwọ̀ ọmọ ó ní qad ahsana man intaha ila ma ah! ẹni ọba ṣe pé ń tọ́ gbọ́nà àdíjà nẹ́bì ló lò kọ̀dẹ̀ àṣànà ah, kò sí ń tọ́ dáa tó èmi ọ̀má àmọ́gbò ti lè mo ti bí ọ pé kí ló sún ọ débẹ̀ o sì ti rẹ́rí mú wá pé àdíjà nẹ́bì ló sún mi débẹ̀ kọ̀dẹ̀ àṣànà ah, mọ̀ ah, ní ìtàhá ìlàmọ́ sẹ́mìà ẹ̀dàkùn bí ogbó

tó fi sí ọ̀dá àsànàmàní ìntàhá ìlàmà sẹ̀mìà wàlákínà àmáwò haddathana ibn abbas èmìnà aládìífì mi látọ̀dọ̀ ibn abbas anin nabiyyi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ annabi na aládìífì ohun ti wá annahu qol ọlá annabi ni ọrídọ́tàn aláyẹ́l umam olúwa fi àwọn àlúmà àwọn annabi tó ti sáájú ọlọ́ni wọ́n fi hàn mí fara'aitu ya wa ma'ahu rahatu mo rí nínú àwọn ànábì ọlọ́run tó mi gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tẹ̀lé wọn tó mẹ́wàá ní tí ń jẹ́ rahatu léde lárúbáwá ní tí tó mẹ́wàá mẹ́wàá and gbogbo wọ́n

annabi ọlọ́run ní èyàn méjì lọ́tẹ̀lé annabi ọlọ́run ní èyàn mẹ́sàn èyàn mẹ́wàá èyàn mẹ́ta àmá àwọn orí yíò kún nkankan tó dín nkankan kù nínú tọ́lọ̀ ń se fáwọn èyí tọ́lọ̀wọ́ bí àwọn ní pé so jíṣẹ́ bí mo ti rán àmọ́ èyàn mélòó lọ shaitan madáhìlú shaitan ẹni tí ó sì sáwọ́rò náà gbéyàn bá bá débi ah, ẹ̀ kéde dáadáa ní ẹ̀ e advertisement ní àwọn èèyàn yóò pọ̀ nǹkan mí jẹ́ ń wọ́ o àwọn annabi ọlọ́run aléhìmọ̀ wọ́sẹ́lá annabi yuwa ma'ahu arrọ̀jù annabi yuwa annabi ọpadà annabi yuwa ma'ahu ra annabi jẹ́ hamu èrò ìbànújẹ́ àbí àjátún àbí ń tàn wí ní ọ̀dá ni kọ́dẹ̀ lómi fẹ́ lè mọ̀ pé àbí àkídà tàn wí ní ọ̀jẹ́ kọ̀dá o ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ látara tó ṣẹlẹ̀ sáwọn annabi ọlọ́run annabi wa ma'ahu arrajul annabi ní ọlọ́run fi annabi mi hàn mí lẹ́yìsà máa hú ẹnìkan ọ̀tẹ̀lé annabi ọlọ́run ni o ó jíṣẹ́ o aléhì sọ́látù wọ́sẹ̀lá ìbìrófin alì sàwádù na azim annabi nílẹ̀ kanáà in ti lárúbáwá ń pè ní sàwádù ní ògìgí èèyàn sẹ́mùkí bàbá rógìgí èèyàn níbi tí kò síná àákànmọ̀ pé èèyàn ni àmọ́ta ni à nílé sọ pé lámọ́yìn ni òun lárúbáwá ń pè ní sàwádù bọ́bá wá pọ̀ lárúbáwó ní sàwádún àwìn èyàn ni pó gidi àwọn èèyàn tí ọpọ̀ gbígbàta ní annásu kẹfìrù àwọn èèyàn náà pọ̀ ìtumẹ̀ náà ni sàwádún àwìn anábi ẹni ni mo bá rí lẹ́kan náà ni wọ́n bá fi hàn mí sàwádún àwìn ọ̀pọ̀ ni mo rí fọ́bọ̀nántó annahun ummati inú méjì dùn anábi ni mo ní àwọn àlúmọ̀ fàkílà lí olúwa ni wọ́n sọ fún mi pé haza musa wà kọ́ùmọ̀ annabi musa nìyẹn o àtàwọn ẹjọ́ rẹ̀ a jẹ́ pé ẹ̀rí ni nínú pé àwọn annabi ọlọ́run tó lérò lẹ́yìn tó pọ̀ nínú wọn lànàbì musa aléhì sọ̀látù kọsẹ̀lá fa idá sawadun azim annabi ní lẹ́yìn tàwọn ilé ìjí wọn kọjá lọ mo bá tún ráwọn èèyàn míì hazihi ummatuka ọlọ́run ni wọ́n wá sọ fún mi pé àwọn àlúmọ̀ tiẹ̀ ni o sallallahu alaihi wasallam wa ma'ahum sabi'una alfa yadkhuluna aljannata bighayri hisab nínú wọn bó ti rí wọn tí wọ́n pọ̀ ni àwọn tí ó tó 70,000 kan bẹnu wọn wọ́n wọ alìjanna láì ní zero second yadkhuluna aljannata bighayri hisab wọn ò ní sírò nǹkankan tí wọ́n gbáyé ṣe alìjanna tààrà wọn ma lọ ọlọ́nkọ́ mọ́sá sí bẹ́ẹ̀ fẹ́ mẹ́ àtẹ́yìn wọ́lá azab kọ́dà sí ní jẹwọ́n yà ẹ̀rí ni lórí ń tàà ma ń wí mo ti wí repeatedly ń bí kìí ṣe gbogbo ẹni tó wọná òun ni kèfèrí kìí ṣe gbogbo ẹni tó lọ ń jẹ yà òun ni kèfèrí wàlá azab àwọn kan kan wà táwọn ò ní jìyà rárá wọn lọ àlìjẹ́nà tààrà mélòó lọ́lọ́ ń pè wọ́n sàbòrúnà àwọn tó kù ń kọ́ lẹ́yìn ń bẹ lálìkìyàmà èyí wọn wá pé kèfèrí ni anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam anẹ́bì ní gbogbo ẹni tí máa ní bá ń bẹ ní ọkàn rẹ̀ tó lùwárí kákìídọ̀ yọ tán lára eléyìí kọ́dà bó kọ ọmọ náà gún yakhruju minan nar yọ jáde kó nù náà mọ́sẹ́ àbí àwọn kàwárí jù ní ká máa pe gbogbo èèyàn kèfèrí ìmà nítorí islam irú ẹni tí ń bá se ń se bẹ́ irú ń nẹ́bíwa muhammad wasallam wífà bú tọ́jọ́ rí ànẹ́bí làwá náà wí fún àbúdárì náà ngbàtà ànẹ́bí ní gbogbo ẹni tí ọ bá jẹ́ pé ìmánì tí ó jù báyìí lọ tọ́ bá sì kú lárẹ o dákàlẹ̀ aljanna yọ padà wà aljanna o àbúdárì ní wà ń zaná wà ń sàrọ̀kọ́ ya rasulallah wà ń àbúdárì ò lè gbé mara ó tún wí lẹ́dẹ̀ kejì ànẹ́bì tún dá lóhun pé wà ń zánà wà ń sára àbúdárì tún se ó tún wí lẹ́lẹ̀ kẹta ànẹ́bì sẹ gbọ́njí wí eléyìí zánà ọpáyàn ọjàlè ó se sínà ó se gbá ó sàwọ́ sí mẹ́rin rẹ̀ ọ̀yọ́ ni dákàlà jànà ńgbọ̀ ni rọ́gìmọ̀ àǹfú àbì ìdárì tí lárúbá bá ní rọ́gìmọ̀ àǹfú yẹn ni pé kọ́dà bá bú dárì fẹ́ kó fi mú rẹ̀ lọ́yẹ̀pẹ̀ ìyẹn ni pé àwọn náà ní kó fi fìlà dé ìbàdí àbí ìrú tí láwọ́gbáwá ma wínú pé rọ́gbìmá àǹfì rọ́gbìmá rọ́gbìmá àǹfò àbìdá ẹwà ma wà wọn sọ̀hádà nẹ́gbà muhammad sọ̀hásọ́lá ta lọ́gbà ríwáyà rọ́gbìmá àǹfì àbìdá ríwá tèmi rẹ̀ fi ni àbúdá rí ìfẹ́ náà ni pé kọ́ra ń gbà tí mo tẹnu mọ́ tí ń in fi hàn pé ní àwọn òfin kankan pamọ́nù tó gbọ́lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam kódà bí annabi ti bú wọn nígbà bá sì tó ń ṣe ríwáyà hadithi náà wọn ò ní pé ẹ̀jẹ̀ dáadọ́bà ẹ̀dọ́mi ló bú wọn ó sì tún fi kún pé kódà bá annabi ti bú mi ń jọun ní o nígbà annabi wí ti mu'adhi fún mu'adhi ó rí pọ́ọ̀tù ẹlẹ́mí rẹ fi ń gbọ́ kí lànàbì wí fún thaqilatika ummuka ya mu'adh thaqilatika ummuka ya mu'adh báwọn sọ̀hábì annabi ti rínú ridwanullahi ta'ala alayhim torí náà annabi sallallahu ni àwọn kan wà wà kọlọ mọ́sá kàwà kúnnú wọn wọ́n wà lè jẹ́nà tààrà láìsírò sẹ́kàn wọ́n wà lè jẹ́nà tààrà láìjìyà kankan yadkhuluna aljannata bi ghayri hisabin wala thumma nahaba annabi wele ita annabi bá dìde sallallahu alaihi wasallam fadakhala manzilahu annabi bá wọnú lé lọ fàkọ́dọ̀ náà sọ fi ulá ìkà ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí gbogbo àwọn sọ̀hábà tó wà ń bẹ̀ ìjọ náà òun kàlùkú bá ń pé é eh, irú àwọn ìwò ni iṣẹ́ wọn dá tó báyìí yadkhuluna aljannata ah, sallallahu alaihi wasallam ẹnìkan ní tó ń rí ni pé ní gbogbo ẹni ọ bá bà nábì lògbà bọ́yá wọn lọ́lọ́run wípé wọ́n wà Al-Jannah láì ní sírò sẹ́kan tí wọ́n sì ní jíyà wa qala ba'duhum ẹlòmí ni a ah, ọgbọ́dọ̀ jẹ́ gbogbo ẹni ọ bá nábì lògbà bọ́yá táwọn yíò fi Islam walam yushriku billahi shay'a sọmọ̀ pé nínú àwa sọ̀hábà ẹni ó ti fọgbọ́n ọdún ṣe wà mọ̀nátà sálítàtà lókúrá ń bẹ àmá wọn kan bẹ wúlì dú fil islam nígbà àwọn ti gbọ́njú ní islam yìí náà wọ́n bí wọn sí wọn tọ́pọ̀ lé nǹkan kan rí wọn ò forí balẹ̀ fún nǹkan míì rí wọn ò mọ nǹkan míì lọ́lọ́run rí láyé tí wọn bọ́yá wọn ni yadkhuluna aljannata bighairi hisabin wala adab وذكروا أشياء انكالكنا توين كمي فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn ilé ilé ànábí wá jáde wá bá wọn fa akbaru ọba ifá ànábí pé ibi ẹgbọ́rọ̀ délẹ̀ kan ti dá nǹkan lẹ́ o sàbọ̀n ẹ̀dàkùn ẹwí fún wa àwọn owó ní torí pé èmi rò pé báyìí ni èmi náà rò pé báyìí ni fàkọ́ọ̀lá ìgbàhùn ànábí wá torí bẹ̀rún àwọn tíra mi bẹ̀ húnmọ̀lẹ́dínà láyẹ̀starkún wàlá yàktàwún wàlá yàtàtọ̀yàrún wọn àlà rọ́bìhìm yàtàwàkàlùn àṣẹ tí wọ́n fi dìsáàbù kí wọ́n wà jẹ́nà láìsíròsẹ́ láìsí jìyà kankan òun ni pé húnmọ̀lẹ́dínà láyẹ̀starkún ẹ máa wòròyìn wọn ẹwàrí tí ó bẹ́jọ san wọ́n bí nǹkan kan ṣe wọ́n wọn ò ní bá lọ bá ẹnìkan pé ẹ̀dàkẹ̀wà ṣe rúkíyà fún wa kí ni tó ma yíò tàmámú tawakkul tàmámú ìgbára lọ́lọ́run wọ́n débẹ̀ pé ìtùn alọ̀ bá pé kọ́ ma kí nǹkan kan fẹ́mi ebe èyàn bí tèmi lòun náà la yastarqun ìmáni tí wọ́n débi pé kọ́dẹ̀ wá ṣe rúkíyà fún mi la ilaha fún àlùkù wọn ò ní lọ tọ̀ lábà wọn ò ní béèrè lọ́wọ́ ẹnìkan kìí ṣe pé rúkíyà lè wọ àti clear yíun àmọ́ in tí ó mú yàn dìde lọ bẹ́ni tí ń ṣe rúkíyà ẹ́ yi pé alàlọ́yì ọba pinyanyan kódà yóò difficult fún fun kéyàn tó pé ẹ́dàkùn ààrẹ ipọ̀ ẹwà bá wa ké

àbí ẹ̀yà mi ní báyìí yíhun ẹ̀rákùn ọ̀dọ́gbólẹ̀ ń lọ ẹgbẹ́ mi lọ́kadà yín débẹ̀hun kíyàn mọ́sà kí ìdàgbọ́ o in tí ìtumọ̀ má bèèrè nǹkan míì lọ́dún èèyàn ní pé àwọn tọ́lọ́hun lóhun èmi ni mo lè ṣe bí kíni bí èèyàn fẹ́ bímọ bí kíni èèyàn fẹ́ lówó bí kíni kí àgbégọ́ báhùn mọ́lọ̀ báyàn ọlọ́ni ọlọ́ bá ilé tí wọ́n wínú àmọ́ ń tágbàrẹ èèyàn bá ká olúwàgbà ṣàfáà aláyé kásìpẹ̀ ara ẹni ìtẹ́yàn lágbára ká ẹ̀dàkùn ẹ̀bùn mi ní nǹkan báyìí bá wá dé lẹ́wù pé ní kódè yí tágbàrẹ èèyàn káhùn náà <laughs> alémi ò ní bí ẹnì kankan ní nǹkan kọ́dà wọ́n ròyìn irú àwọn sọ̀hábà tó rí bẹ́ẹ̀ yí pé wọ́n bá débi pé wọ́n bá ń gun ràǹkúnmí wọ́n lọ wọ́n wá mú igi àbí tákàdá àbí kìníkan lọ́wọ́ ọwá bọ́lẹ̀ ẹnìkan ló sì bí ó ti ràǹkúnmí yìí èyí tí wọ́n fi pé ẹ̀dàkùn ẹ bá mú kìní tó bọ́lẹ̀ mú ìdáhùn ogun ràǹkúnmí rẹ̀ padà ẹni ọba bàtà wá kó lè jẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀sán lẹ́sàn tí ìta ànábì ń wínú àjẹ́ pé nínú wọn ni yadkhuluna aljannata bi ghairi hisabin wala adhab torí náà la yastarkun wala yaktawun in ti ń jẹ́ alkayu lédè larubawa nínú àwọn ọ̀nà ìwòsàn ìtọ́jú tí larubawa mọ̀ láti dáadáa òun ni pé àwọn kankan bẹ tí ń bá ń séèyàn wọn ò fi náà jó bí nkankan bá ń se èyàn bígbà táwà náà mú níjọun wọ́n ni ẹlọ fi gíní sí bí àrò àpáàdì àbí torí pé nínú tọ́mọ èyàn jogún ni pé kí a jẹ́ kí nkan tó gbóná kó hìtì ibi tí ń dúnyàn ń gbà mí ìmọ̀ òwòsàn àwọn lárúbáwá náà ní tí wọ́n ń pè ní alkayu iná ni wọ́n fi jóbi tí ń bá ń dùn wọn wọ́n sì lọ bẹ́ èyàn náà ní ẹnìkan ní láyàláyà kó lè máa fi náà kò ní dùn tó nígbà tí wọ́n náà fẹ́ bá bí tí ń dùn ọ̀nì ẹ̀tọ́ lọ bá yẹn pé ìyẹn bá ń bà kọ́ bá wà láyẹ̀ tàwúnà wá ní pé àwọn bátà wá kúlù tí wọ́n débi pẹ́kọ́rà wọn ní lọ bá yẹn pé ẹwà bá wa se káyù yẹn ni pé ẹwà bá wa fi ná jó ibi tí ń dùn wáyì wà láyẹ̀ tàtọ̀ yẹrùn ẹlẹ́ẹ̀kẹta wọn sì ní ṣe kíni àtàtọ̀ yúrù kíni jẹ́ àtàtọ̀ yúrù òun ni pé inú àsàkásà tí lárúbáwá bá tànẹ́bì bá wọn tọ́kọ̀ fún wọn sọ̀lọ̀sọ́lọ̀m òun ni ẹyẹ ẹyẹ ẹlẹ́yẹ tó ń bà lórí páànù kọmọ èèyàn wá sọ làákàí rẹ̀ wọ́n gbé kalẹ̀ fẹ́ yẹ débi pé ẹmọ wobi tó bá fò lọ bẹ́ẹ̀ bá lẹ́kùn mẹ́yẹ tó bá fò lẹ́gbẹ́ lẹ́ mo wí kí lọ kan ẹyẹ tóhun bá tí wọ́n wá lẹ̀ ní okò tẹ̀ẹ̀tún ti wá péjọ sórí ẹwùbí tí ó bá ẹwùbí tí ó fò lọ sọ́tún ló fò lọ àbúsí ìtumọ̀ tàtọ̀ yúra in tó bẹ̀rẹ̀ tíranu anẹ́bì ní kò sí yónú ìsìláàmù ẹfẹ́ yẹ lẹ́bẹ̀yìn tí ń rìnrìn yí tó òun ni pé wọn ní máa fi tí ó jọra wọn wéra wọn àkọ̀gbọ́rọ̀ ah, mọ́ rí bẹ́ẹ̀ ẹ́ ma ti ń jẹ́kọ̀gbọ́rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ àwọn ah, wíbá yìí ní ètò matatọ́ yúrùnù gbogbo ma gbogbo èyí tó wá kó gbogbo òròyìn wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lọ parí rẹ̀ wà in tí ó fà tí wọ́n fi ní lọ bíyàn pé wá ṣe rúkíyà fún mi tí wọ́n fi ní lọ bíyàn pé wá ṣe káyù fún wa tí wọ́n fi ní ṣe kí ni àtàtọ́ yúrù ọ̀ ala rabbihim yatawa wọ́n gbà pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ àyàfi bọ́lọ̀ bá fẹ́ wọ́n ti wá gbé ara wọn lé ọlọ́run ọba completely eni ọba lè ṣe dé báyìí yadkhulul jannata bighairi hisabin wala adab olúwa lóhun àṣọ pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n wà náà lè mọ̀ wà nábi sallallahu alaihi wasallam wọ́n sì wà aljanna láì ní síròsẹ́ kan kọ́dá láì ní jíyà kan la yastarqun in ti ń bẹnu sahihul bukhari àti sahihu muslimu nù àmá fi ba'd riwayat fi ba'd riwayat in tó wà ń bẹ̀ ni pé la yarqun la yarqun tí ó ma túnmọ̀ pé àwọn ni èsè orúkẹ́ rárá فقال شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله هذا وهم من الراوي هذا وهم من الراوي ابن تيمية يعني راوي طب حديث يوني لا يركون و on lo se mistake yo nta nabi wi ni pe la yastarqun la yastarqu ya to nbe laarin yastarquna wa yarqun la yastarquna ni pe won ni beere òun lọ bá wà aláàrọ̀ bí i ń yàtàwà kàlùnà wọn ní lọ bá yẹn pé wá ṣe rúkúyà fún wa àmọ́ kìí sí pé láyẹ̀r kún kìí sí pé wọ́n ṣe rúkúyà fúnra wọn àbíbẹ̀yàn bá wá bá wọn wọ́n ní àwẹ̀ àwẹ̀ ṣe fún yàn àwẹ̀ torí pé bẹnu hadithi ní wọ́n wá bí annabi sọ̀lọ̀sọ́lọ̀ pé kí ni wa annabi rí sí kí gbogbo ọ̀nà tó bá ní tó lè fi sàǹfà ní fọ́mọ̀ ìyá rẹ̀ lọ́sẹ̀ o torí ẹ̀ lọ́jọ́ jẹ́ pé riwaya láyàr kún mistake ni riwaya tó wà tábítà fi sọ̀híhì bukhari wà fi sọ̀híhì limami muslim òun ni pé láà yastarkún wà láà yaktawun wà láà yatatoyarun wà àlà rọ̀bìhim yatawakkalun fakọ́mà ukasha bin mihsan inú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ta ń pè ní ukasha ọmọ mihsan ọba dìde lẹ́ẹ̀kanáà fàkọ́lá dùn allaha an yẹ jàálà ní minhum oníwà nabi sallallahu alaihi wasallam dákùn bá ń belon kí wà nú àwọn 70,000 yìí tí wọ́n wà lìjánná tí wọ́n ní sírò sẹ́ tí wọ́n sì ní jíyà kọ́lá anta minhum kọ́lá anta minhum annabi lọ bẹnu wọn sallallahu alaihi kílà nẹ́bí fi dá lóhun sábà kọkọ̀ bí ha rùkàṣà ẹnu chánsì kan tó wà nílẹ̀ náà ni rùkàṣà ti mú lọ torí náà eléyìn náà kọ́ ìnílẹ́kọ̀ọ́ pé ààrẹ fi opportunity rárẹ̀ ànẹ́bí kọ́ wa pé ọ̀kan náà lọ́lọ́n fi hàn mí ìtúmọ̀ rẹ̀ nú o torí pé rí pé tí òun káṣà wí ọ̀tọ̀ ní nẹ́bí fi dá lóhun

in tí ó hàn sí wa ń bẹ̀hún wallahu ta'ala alam òun ni pé arákùnrin ẹlẹ́ẹ̀kejì yìí nínú lẹ́bù tàwákúlù rẹ̀ lẹ́bù ìmánì rẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ pé kò tó Urkasha radiyallahu ta'ala anhuma hada wallahu ta'ala alam wa sallallahu ìbéèrè kan ti wà ń bí torí ọjọ́ ti lọ um, oníbéèrè yìí kọ́ wá ó ní gbólóhùn asọ ń bẹ láàrin òun àti bàbá àwọn gbogbo tí èyàn òun sì gbà pòun lòun ṣẹ̀ ẹni náà kọ́ bẹ̀ pé i offended my dad ìyẹn ni kóun náà gbà pòun lòun ṣẹ̀ bàbá àwọn ọ̀dà bẹ́ẹ̀ pòun náà mọ́ àmọ́ bí èyàn bá wá ṣẹ̀yàn èyàn tọrọ àforíjìn náà ni kọ́dà bá ṣẹ lọ́hùn àforíjìn ẹni wá ní gbogbo ọ̀nà téèyàn fi bẹ èèyàn téèyàn fi bẹ òbí òun ti bẹ bàbá àwọn àmọ́ wọn ò gbọ́ wọn ò gbà ẹnu mọ́jẹ̀mú kan tí wọ́n wá wí ni pé bàbá fẹ́ kí n gbà ó àfi kó fi ẹkùn rẹ méjèèjì kó fi túnlẹ̀ fún mi báyìí ìbéèrè wá ni pé ṣe anẹ́bùwa Muhammad sọ̀rọ̀sọ́rọ̀ sí ti kìlọ̀ fún wa pé látọ́ àtàlí makhlukin fi ma'siyatil khaliq ẹ̀rí kẹ́nìkan ó pé àfikò kúnlẹ̀ fún mi ọ̀tọ́sẹ́dà ọlọ́run ọ̀tọ́sẹ́dà kankan ní ẹ̀dọ̀ ọlọ́run pé àfikò ọba kúnlẹ̀ fún mi ní tó gbà olúwọ̀ yọ̀ǹda ẹnu tí ń bẹ nínú àbí kò burú débẹ̀ àmọ́kọ̀ sáàfà kan tó ní kò sí nkankan wọ́n bá já àfà súnnà tó alkùránì tó súnnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́n se bẹ́ fà nẹ́bí ànẹ́bí kọ́ sallallahu alaihi wasallam hadithu ma'adhu ibn jabalin radiyallahu anhu injọ ma'adhu tọ́nà kalẹ̀ bẹ́ fà nẹ́bí ànẹ́bí ní mẹ́sẹ̀ bẹ́ olúwọ̀ gbàmíláyè kí n se bẹ́ fọ́dà bí n bá ti ẹ̀ pé kẹ́nìkan se bẹ́ẹ̀ ni bá pé kọ́ ma wáyé láàrin ọkọ àtìyàwó ẹwọ́n tàà nẹ́bí wí directly a sí ọ̀pọ̀sí ẹ̀ directly lónìí àfáà tó wà ń bí nìká òyọ́ wà ní ọya kúnlẹ̀ kọ gbówóhun kọ gba sàdáàkíhun sàdáàkíké yíhun mọ́ directly ànẹ́bí ní tó bá ìpọ́lọ̀ ń gbà mí láyè ni ìbá pé kọ́kọ́ ìyàwó ọmọ kúnlẹ̀ fọ́pẹ́ ìwọ́ wà wà ń bí wà sí lọ́wà ní ọya ọgbọ̀rọ̀ gbábáhun ọya kúnlẹ̀ kọ náwọ́ gba sàdáàkíhun kọ̀dá wà láì kọ̀dá ní ta nẹ́bí wí precisely pọ́lọ́wọ̀n ọgbà ń láyé kóhun ó se làwá wá sọ di ta fi ń se wá sí lásọ̀ dá so igi torí náà akàyà lọ bẹ̀yẹn ni kọ́lọ́wọ̀n ó tún gbogbo wa ṣe so ẹni ọkọ̀ béèrè yìí arábìnrin ni àbárakùnrin ni awó olé pé kó kúnlẹ̀ fún bàbá rẹ̀ o torí pọ́lọ́wọ̀n ọgbẹ́ nìkan láyé kò pé tí fi dunnú ni ìtọ́lọ̀ lóhun ọ̀fẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfáà pẹ̀lú ẹ̀rí inú àdífi Mu'adh bin Jabal náà bẹ́yàn bá kúnlẹ̀ àbọ́tẹ́ kọ̀kọ̀kọ̀ sọ ní di kèfèrí àmẹ́sẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí jọ tí Mu'adh ṣe yìí ànábì òpé ọlọ̀ tún wẹ́wẹ̀ ànábì òpé kí ó ṣe ashhadu an ilaha illallah wa anna Muhammadan rasulullah mo ti sọ yún fún yín bí avoid ẹ̀ ń tiẹ̀ ọbọ́ sí bí kèfèrí o kọ̀bọ́ sí bí kèfèrí ìṣẹ́ bọ́bá dálì kìí àmà kò sí kóòlù méjì o kóòlù kan náà lọ́lọ́run ó pé èyí tí ọ bá mú ní àwọ òsìlé wá mọ́ ò lè mọ́ wájí òun gbà ń pé wọ́n láwọn àfá kan sọ báyìí èyí ti kọjá o àmọ́ tí ò rújú ni pé kọ̀dá kọ̀dá kọ̀dá ànábì kọ̀ ìbẹ̀nu súnánù tí rí mèdínà wọ́n bí ànábì sọ́lọ̀lọ́hùn sí ká kúnlẹ̀ ànábì ń pè láà láà èyí tí ò jẹ́ láà ànábì ní náà kí là ànábì ní náà ká náwọ́ sí rẹ̀ ní ká kí rẹ̀ ní ànábì ní náà ẹkí rẹ̀ níbẹ̀ torí náà eh, abẹ ọlọ́run kọlọ́n eh, wa ọlọ́mọ́sá kẹwọn Sheikh Kamaluddin adabi nínú wáàsí wọn tọ́pọ̀lọpọ̀ yìí ti gbọ́ nìna kí ni bàbá wí àtẹni tí ń kúnlẹ̀ fún yàn àtẹni tí wọ́n ń kún fún àméjèèjì òròjọ́ wájú ọlọ́run bó ti rí gan nù bàbá iná gbọ́rú eléyìí bí ọ̀tí ẹ̀gbọ́ ti àwa kéékèèké bàbá ṣéò kàmẹ́lì wí bẹ́ẹ̀ bóyá kí wọ́n jẹ́ wọn gbọ́rú ọ̀rọ̀ yìí pé ẹ má kó bára yín lọ́dọ̀ ọlọ́run kí lẹ́ gbà ń bi pé ìtínú mi ó fi dùn nìkan ọ̀sá fi ekún rẹ ló wọn yọ̀ǹda ọlọ́run ó kó ọmọ yìí àmọ́ síbẹ̀ náà wàsọ́hìbùhùnmá ìdúnìyà màárùn gbogbo dáadáa tọ́ máa ṣe sóbí kò gbọdọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ o àṣẹ ọlọ́run ni àmọ́ bá bá tí ọlọ́bí tọ́lọ́run lóhun ọ̀fẹ́ fàlá tó tẹ́ ẹ̀hùnmá torí náà bó ti jẹ́nu náà alaikum salam náà wọ́n gbọ́dọ̀ bóhùn ní gbílọ̀ sọ́sọ́lá Na, ló débẹ̀ náà ẹ̀ṣẹ̀ ìbéèrè ńláńlá ni láyẹ̀stàrkùn láyẹ̀stàrkùn mo ti yàn fún ilẹ̀ kan pé kìí ṣe pé yàn ò ní lóògùn kìí ṣe pé kò ní ṣe rúkíyà fún rẹ̀ torí náà na ìlàájù nínú ọ̀nà tírítímẹ́ntì òun ní kíni òun ni rúkíyà ò ìtumọ̀ rúkíyà lọ̀nà táà fi tíríti èèyàn ẹni àkèké san ẹni tí ejò ẹni àkèké ta ẹni tejò san bíyàn bá mọ̀ kó ń fẹ́ ní tàwákúlù tó fẹ́ wà nù sàbínà alifu lórí ara tiẹ̀ ni lórí kíni lórí ara tiẹ̀ irun tárakùnrin ìṣe yìí yọ jẹjọ lọ́dọ̀ ọlọ́run kọ́ wá deprive ìyàwó rẹ̀ pé láyẹ̀starukúnà bí wọ́n bá mọ̀ pé láyẹ̀starukúnà bí wọ́n lọ fẹ́ wà nù sàbínà alifa àmọ́ kéèyàn wá tún transfer rẹ̀ lọ́ọ̀dọ̀ ọmọ rẹ̀ transfer rẹ̀ lọ́ọ̀dọ̀ ìyàwó rẹ̀ kò bá dìtà ànábì yé ni o sallallahu alaihi wasallam a sì ti ké fúnra wa kìí ṣe pé mọ́ lo ògùn halali làdíìsì ń wí àmọ́ bí rókè àbí tàwákùlù ìní bẹ nìkan pé kọ́ wá ṣe rókè àfúnmi ọlẹ́sàn kí lẹ̀sàn rẹ̀ yadkhuluna aljannata bẹ̀rẹ̀ ìsàbín wàlà àdáb àmẹ́kíyàn wá se bárakùnrin ti se yìí ọ̀rọ̀ǹgì o kọ́dàkọ́lọ̀ tọrọ àforíjìn bí ọba mọ́ kọ́lọ mọ́sà kẹ́ ìyàwó rẹ̀ tó ti kú náà kò foríjìn òun náà kò foríjìn gbogbo wa náà ẹ̀ wọ́n lóbìnrin náà kú kọ̀dá kọ̀dá ni ẹ pé a sì sallallahu alaihi wasallam náà náà bẹ́yà last one náà ni káfí ìbò náà kí ní ń se kún ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run náà náà kéèyàn lọ tún rùn nìkí ní kúkúrú nígbà ò ti dẹ́yìn lójú òun kọ̀ríkẹ́ sọ̀rọ̀ ẹ̀rin in tó dáyàn lójú èyàn gbọ́dọ̀ tán rẹ̀ níbi tí islamu dáadé ni pé èmi tí ń mọ̀ tí mo tò lẹ́yìn rẹ̀ mi ò nídìí tó rùn mi kí èmi tí ń mọ̀ sẹ́ tí mo tò lẹ́yìn a máa fà lọ dáwọn lójú kí lè yọmọ tán rẹ̀ ọlọ́run ọgbà هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين